Quickly come back quickly and go to Psalm 81 verse 10. Orin Dáfídì ìkọkànlé ní ọgọ́rin ẹsẹ̀ ìkẹwàá. And the bottom line of this scripture. Kókó ọ̀rọ̀ tí ẹ ọ̀rọ̀ ọlọ́run náà sọ. before you leave this place today. èwe pé kó o tó kúrò ní ìlú òní. you must prophesy to yourself. o gbọ́dọ̀ sọ tẹ́lẹ̀ sí ara rẹ. psalm eighty-one verse ten. orin dábìlì ìkọkànléní ọgọ́rin. I am the Lord that God. èmi ni olúwa ọlọ́run rẹ. which brought thee out of the land of Egypt. tí ó mú ọ láti ilẹ̀ Egypt jáde wá. open thy mouth wide. ya ẹnu rẹ gbòòrò. and I will fill it. Èmi ó sì fún. Open thy mouth wide. Já ẹnu rẹ gbòòrò. And I will fill it. Èmi ó sì fún. Your mouth. Ẹnu rẹ. is a weapon of life. Ohun ìjà ìyè ni. It's a weapon of death. Ó jẹ́ ohun ìjà ikú. It's a weapon of sickness. Ó jẹ́ ohun ìjà àìsàn. It's a weapon of health. Ó jẹ́ ohun ìjà ìlera. It's a weapon of prosperity ó jẹ́ ohun ìjà ìṣe rere it's a weapon of property. ó jẹ́ ohun ìjà ìṣe it's a weapon of promotion ó jẹ́ ohun ìjà ìgbéga it can also be a weapon of demotion ó sì tún lè jẹ́ ohun ìjà ìrẹ̀sílẹ̀. one third of the bible is prophecy. ìdá kan nínú mẹ́ta gbogbo bíbélì àsọtẹ́lẹ̀ ló jẹ́. and prophecy is normally history in advance. àsọtẹ́lẹ̀ sì rèé ká máa sọ ìtàn kó tó di kó ṣẹlẹ̀ nìyẹn. prophecy is news in advance. Àsọtẹ́lẹ̀ ni ká gba ìròyìn kí ìròyìn òun tó ṣẹlẹ̀. Prophecy winning even before you fight. Àsọtẹ́lẹ̀ ni jí bíborí kó tilẹ̀ tún kéèyàn tó lẹ̀ tó jà. Prophecy like a delayed time bomb spoken to the atmosphere. Àsọtẹ́lẹ̀ ni bí àjò olóró tá a dá dúró ṣùgbọ́n tá a ti jù sínú afẹ́fẹ́. your eyes and prophesy upon your life now. Ṣé rẹ̀ kò sì sọtẹ́lẹ̀ sáyé rẹ̀ báyìí? You will shout your name. Ó kì í gbé orúkọ rẹ̀. Daniel. Sincerely. Hear the word of the Lord. Bọ́ọ̀rọ̀ Olúwa. Arise and shine. Ìdè kó o mọ́lẹ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. of Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù gbàgbàdúrà. Prophecy àsọtẹ́lẹ̀ can open up hard heart. Ó lè ṣí ọkàn tó le it can make waters to part. ó lè mú kí omi kó pín yà. it can harden water so a man can walk on top of the water. ó lè mú kí omi kó le débi pé èèyàn yóò rìn lórí rẹ̀. it can bring dead bones to life. ó lè mú kí egungun tó ti dòkú kó jí. was prophecy. àtọ̀tẹ́lẹ̀. that hung Jesus on the cross. ló gbé Jésù kọ́ lórí igi was Prophecies, àsọtẹ́lẹ̀ that lifted him to the heavens ló gbé e ọ̀run it is prophecy that will surely bring him back again àsọtẹ́lẹ̀ náà ni yóò tún mú un padà wá lẹ́ẹ̀kejì dájúdájú I'm convinced in my spirit ó ṣe àmì lójú inú ẹ̀mí that the prophecy you professor, upon your life today shall bring you breakthrough bẹ́ẹ̀ àsọtẹ́lẹ̀ tó bá sọ sórí ayé rẹ lónìí yóò mú àlàjà wá fún ọ. our mouth are vehicles in the hands of God. ẹnu wa wọ́n jẹ́ ohun ìrìnsẹ̀ to express his word and power. láti sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti agbára rẹ̀. prophecy can affect anything the spiritual and the physical. gbogbo nǹkan ìbáṣe tẹ̀mí ìbáṣe tara ni àsọtẹ́lẹ̀ lè ní ipa lórí rẹ̀. situations that have defied some normal prayers dey yield to prophetic prayers. àwọn ìṣẹ̀lẹ̀ tó ti takú mọ́ àwọn àdúrà lọ́wọ́ nígbà tá a bá gba àdúrà wòlíì yóò gbọ́. you will need to open your mouth today and prophesy upon your life. ó nílò láti la ẹnu rẹ lónìí kó o sí ayé rẹ. Prophecy is a powerful weapon in spiritual warfare. Àsọtẹ́lẹ̀ jẹ́ ohun ìjà tó lágbára nínú ogun jíjà tẹ̀mí. You must prophesy to yourself. O gbọ́dọ̀ sọtẹ́lẹ̀ sí ara rẹ. Speak to yourself. Bá ara rẹ sọ̀rọ̀. Whence storms are harassing your life. Nígbà tí àwọn ìjì bá ń dààmú ayé rẹ̀. Prophesy against the storm. Sọtẹ́lẹ̀ lòdì sí. When you are about to give up. Nígbà tó bá kú díẹ̀ kó sọ̀rọ̀ sínú. Your colleagues are mocking you. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń pẹ̀gàn rẹ. Everything is slacking. Gbogbo nǹkan ń fà sẹ́yìn. You need to speak by the spirit of prophecy. O sọ̀rọ̀ nípa ẹ̀mí àsọtẹ́lẹ̀. You need to ask for the fire of prophecy to fall upon you. O láti bèrè kí iná àsọtẹ́lẹ̀ ó bà ọ. And then speak those words into your life. Ó wá sọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sínú ayé. and see one thing that will happen when you begin to prophesy. o sì wá rí ohun kan tí ó ṣẹlẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí sọ ṣẹlẹ̀. you begin to rewrite your history. o bẹ̀rẹ̀ sí tú ìtàn rẹ kọ. close your eyes again. díjú rẹ lẹ́ẹ̀kan sí. shout your name loud and clear. kígbe orúkọ rẹ lóhùn rẹ. daniel. I prophesy upon you. mo sọ tẹ́lẹ̀ sí ọ. sàn tẹ́lẹ̀ sí ara rẹ. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà.